نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس إن دين الإسلام قد جاء بنظام كامل للحياة الإنسانية فقد أوجب الله عليكم الأخوة في الدين وهذه الأخوة يا عباد الله ليست كأخوة ليست كأخوة النسب فإنها أشد يوم لا تنفع مال ولا بنون إلا من أتى إلا من أتى الله بقلب سليم الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين فإن هذه الأخوة قد أمر الله تعالى بكل ما يشدها وكل ما يثبتها فأمر النبي صلى الله عليه وسلم بالسلام فأمر النبي صلى الله عليه وسلم لأن يسلم المسلم على أخيه وليرد المسلم عليه السلام بمثل ما قيل له أو بما هو خير منها فهذه هي الأخوة الكريمة التي قد مدح الله تعالى في القرآن العظيم وأيضا أوجب النبي صلى الله عليه وسلم على المسلم أن أن يزور أخاه إذا مرض فقال النبي صلى الله عليه وسلم إذا زار المسلم المسلم في بيته نادى مناد في السماء طبت وطاب ممشاك وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر من زار أخاه مسلم لم يزل في خرفة الجنة حتى يرجع قيل يا رسول الله وما خرفة الجنة قال جناها وأيضا فقد نهى النبي صلى الله عليه وسلم عن كل ما يفرق بيننا ويشتت الأخوة الإسلامية فقد نهى النبي صلى الله عليه وسلم عن الهجر فقال النبي صلى الله عليه وسلم لا يهجر المسلم أخاه فوق ثلاث فلا يجوز لمسلم أن يهجر أخاه فوق ثلاث أيام وقد أمر بهذا نبينا الكريم صلى الله عليه وسلم ونهى النبي صلى الله عليه وسلم أن يبيع الرجل على بيع أخيه فقال النبي صلى الله عليه وسلم في حديث عبد الله بن عمر الذي رواه الشيخان البخاري ومسلم لا يبيع أحدكم على بيع على بيع أخيه ولا يخطب أحدكم على خطبة أخيه فنهى النبي صلى الله عليه وسلم عن كل ذلك وأمرنا بالاجتماع والتآلف والتحاب في الله وهذا هو الخير في لنا في الدنيا والآخرة dájúdájú gbogbo ọpẹ́ tí Ọlọ́run bá nìkan ṣoṣo ni àlékún kí àti gẹ Ọlọ́run bá kó má bá nílùú wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ará alẹ́ rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí ó ma tẹ̀lé ìlànà rẹ̀ sísá yìí fi jáyímá kí Ọlọ́run bá subhanahu wa ta'ala kó sí àwọn náà ní ọkàn náà olódó nínú wọn ibadallah Ọlọ́run bá subhanahu wa ta'ala ń pa ìmí àti yín lásẹ̀ ipé ká bẹ̀rù rẹ̀ ká sì mọ̀ pé ẹnì kọ̀ọ̀kan wa ọjọ́ kan bọ̀ táwù jabọ́ wájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala lórí gbogbo ta ti ṣe ibadallah ẹ̀sìn islamu ó wá pẹ̀lú ètò tó pé fún ìgbésí ayé ọmọ ènìyàn ni in tí ó mọ̀ sí láǹfàní níbi ọ̀rọ̀ ayé rẹ̀ àti tó ṣe pé pẹ̀lú ìmá tẹ̀lé àwọn àṣẹ yìí òun ni ìjọmọ̀ ẹ̀yà ìsìláàmù tó ṣe pé kò sí ẹ̀sìn míì tó pàṣẹ irú rẹ̀ kò sí ẹ̀sìn míì tó múrù rẹ̀ wá ẹ̀sìn ìsìláàmù mú ìjọmọ̀ ẹ̀yà ìsìláàmù ó mú ní pàtàkì ó sì mú lọ́kùnkúndùn débi pé kódà ìjọmọ̀ ẹ̀yà àtẹ̀jẹ̀ gan ó ju ìjọmọ̀ ẹ̀yà ti ìsìláàmù gan ó ju ìjọmọ̀ ẹ̀yà àtẹ̀jẹ̀ lọ níwájú Ọlọ́run kò ní sí ìrànmọ́ láàrin ẹni kọ̀ọ̀kan ọlọ́ọ̀bá ní sọ fún wa so kò ní sí ìrànmọ́ nípa à ń kan papọ̀ mọ́ tí èyàn bá ti kú tó bá ti déwájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ìtẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá ti déwájú ọlọ́ọ̀bá wípé èyàn tan èyàn tan mára yàn ó ti tan wájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ṣùgbọ́n ìjọmọ ìyá òun náà ni ìjọmọ̀ yà ti Islam ọlọ́mọba ní al-akhilla ọlọ́mọ ní ẹ̀rí gbogbo àwọn ọ̀rẹ́ tí wọ́n tán pèrà wọn lọ́rẹ̀ ayò láyé ń bí yawma idhin ba'duhum li ba'din adu apá kan ọ̀tá ni ó máa jẹ́ ẹnìkan ọ̀tá ni ó máa jẹ́ sẹ́nìkejì illa al-muttaqin àyàfà lórí dáadáa anábi sallallahu alaihi wasallam wọ́n sọ nínú hadithi abu huraira radiyallahu anhu anábi ni la tahasadu eh, ẹ má ma ṣe kéta ara yín ẹ má ma pẹ̀gbọ́n ara yín wala tabaghadu ẹ má ma kórìíra ara yín nítọ́lọ́wọ́ bá ṣe fẹ́ni kejì mọ́ kórìíra rẹ̀ wala tadabaru ẹ má ma kọ̀yìn síra yín wa kunu ibadallahi ikhwana ẹ̀yàn ń sin ọlọ́run bá o ẹjẹ́ wọn yá ní tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam in tó ń pa wá lásẹ̀rẹ̀ nìyẹn ànábì tó ń sọ fún wa nínú àdíthì rẹ̀ ànábì sallallahu alaihi wasallam sọ pé tí ọmọ mùsùlùmí tó bá rí ọmọ mùsùlùmí so kó sọ pé assalamu alaikum sí kí ẹni kejì kó wá dá padà pẹ̀lú nǹkan tẹ́ni yẹ́ fi sálámà sí àbí pẹ̀lú tó dájú bẹ́ẹ̀ lọ anábíwá muhammad sallallahu alaihi wasallam sọ fún wa pé ṣe ẹlẹ́ni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sálámà yẹn òun ló dájú wájú ọlọ́ọ̀bá ó tún sọ fún wa pé tí ó bá rẹ̀ ọmọ ìyá wa kábẹ̀ wò ó gbọ́kó rẹ̀ mùsùlùmí lọ sàbẹ̀wò sí bóò nára ṣe kíyàn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí kíyàn sọ̀rọ̀ tútù sí kíyàn kọ bí o ló sì bí o ní ó ṣe máa kírun lásìkò tó wà yẹn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò mọ̀ pé tó bá rẹ̀ òun gbọ́dọ̀ tún máa kírun bóò ní ó ṣe máa kírun tí ò bá lè lo omi ẹ̀kọ́ bí ó ṣe lo tayammum gbogbo tí Islam máa ń bí fún yẹn nìyẹn ibadallah ẹ̀sìn islamu tó pa láṣẹ nígbé ẹni kọ̀ọ̀kan wa nígbé ká mọ̀ fúnra wa mọ́nà nínú hadithi abdullahi mujarid al-bajali wani bá ya'na rasulallahi sallallahu alaihi wasallam ala thalatha ó ní a búra fún annabi sallallahu alaihi wasallam lórí ìkà mẹ́ta wani ala iqamati salah ó ní a búra fún annabi pé ah, a ní fi húnlẹ̀ a makini wa ìta ìzaka a sì máa yọ zaka wa nusuhi li kulli muslimi a sì máa fún gbogbo musulmi a máa fún wọn ní mara pátápátá bó wá ló sì jẹ́ tó bá ṣe pé musulmi yẹn ti ẹ̀wá ní bùkátà sí mara yẹn ìgbà tó bá ti ẹ̀wá ní bùkátà sí yẹn ó wá di ọ̀ràn yẹn gan ò gbọ́dọ̀ dákẹ́ lásìkò yẹn ìgbà tó rí pé mùsùlùmí yẹn ó ti ń lọ tí èyàn bá rí èyàn ọmọ èyàn ní ìtẹ̀yàn òun rìn lọ òun rìn lọ ó wá fẹ́ kó sí gọ́tà àbó fẹ́ já sínú kòtò èyàn wá rí sínú tó bá làákàyè gan mú ní pé kó wá dákó wá dòkó báyìí lẹ́gbà tó wá kó síbẹ̀ tán kó wá pè pé àà ah, ah, ah, sẹ́yìn náà rí pé kọ́tà wà ń bẹ̀ ni àbí kó pé pé àà ibi tẹ́ ma ń lọ yẹn kòtò ní kòtò náà wà ń bẹ̀ yẹn lórí àà ẹ́ ṣeun gẹ́gẹ́ bẹ̀ ló ṣe rí nínú ẹ̀sìn Islam tó bá rọmọ ya rẹ tó ní bùkátà sí kó gbanímọ̀nà gbanímọ̀nà tó mọ̀ ya rẹ bá tọ́ àti wọ́n wá bọ́ nípò wá nídìí mọ̀nà ó gbọ́dọ̀ mọ́ fún mọ̀nà ẹwọ ìsìn islam ibadallah bákan náà nabi muhammad sallallahu alaihi wasallam gbogbo tí ó da ìjọmọ̀ ya sallallahu alaihi wasallam kọ̀ fún wa gbogbo àwọn nǹkan tí ò jẹ́ kí ya ẹ̀kún wọn bẹ annabi ilá àgbọ́dọ̀ sí annabi ilá jashu ẹmọ́ tara yín bí owó anáṣù nígbà jahiliya o ní pé kéèyàn kan yóò wá sọ́jà òun ò lọ́jà ara o àmóhun àti ẹni tó ń tajà ti jọ ní bí àdéhùn burúkú kan láàrin ara wọn yóò wá wá yóò wá ní ah, à ṣe àpọ́tì ilẹ̀ fẹ́ ó ní à ah, ṣe pọ́tì àpọ́tì ah, wà pagẹ̀ ah èlú lẹ́fẹ́ tà ní ó ní ẹ kó bá fi yóò bá bàrá kì ní ẹ̀ sódà ẹni tó fẹ́ ẹni tọ̀hún yẹ yóò lè fi sanwó ju iye tó ẹ̀kó san lọ anábìlẹ̀ ẹ̀gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ anábìlẹ̀ ẹ̀gbọ́dọ̀ wọ́n sí bẹ́ẹ̀ náà anábì sallallahu alaihi wasallam tún sọ fún wa pé ẹnìkan ò gbọ́dọ̀ ra ọjà tọ́mọ ìyá ah, I'll give you double the money ó wá kó ìdajì owó wá kó fún àbó wá kó ìlọ́pọ̀ owó yẹn wá kó fún jàrí kò sí yẹn láǹfààní wájú ó ti yapa nabi sallallahu alaihi wasallam ànábì tún sọ pé lára àwọn kan tí ó tún dájá rẹ̀ òun ni pé tó bá rí pé ọmọ ìyá rẹ̀ ti kọnu sóbìnrin kan nípò rọra kó ń bẹ̀ pátápátá kọjú kó ń bẹ̀ pátápátá ànábì ní àyàfi tẹ́ni yẹ bá kú ń bẹ́ àwòyá àdánilẹ́hù àbí kó fún ọ níyànda ipò orí èyàn kan pé á ah, gbogbo iná lẹ́jọ́ ń lè àmóhun ti kọ́kọ́ lọ ó ti lọ bá sọ̀rọ̀ àà ah, mọ́ ti sọ kẹ́kẹ́ so ni in tí ó jẹ́ kí ìjọmọ̀ ìyá kó mọ̀ eléyìí ni ìjọmọ̀ àyá tó nípa jù yẹn ni ó fi máa bẹ láyé bí tí ó tún wúlà fún aláàkìyàmà Ànábì sallallahu alaihi wasallam tún kọ̀ fún wa ó ní òkàn gbọ́dọ̀ ronú pé òkàn bálágbájá sọ̀rọ̀ mẹ́rin àyìn àbí nítorí nǹkan ayé kan tó kà ṣọ́ kó wá pàátì ju tó ju òjò mẹ́ta lọ ṣùgbọ́n ṣe ní láàánú pé ti lé lọ́dún mẹ́wàá anábì sallallahu alaihi wasallam sọ fún wa pé gbogbo èèyàn pátápátá lójọ kọ́ọ̀sì nígbà tán bá gbéṣẹ́ lọ bọ́ ọlọ́run bá pípa ah, ẹrù mi lélẹ̀ ẹ̀foríjì ah ẹrù mi lélẹ̀ iná ẹ̀foríjì ah ẹrù mi lélẹ̀ iná ẹ̀foríjì wọ́n ni wọ́n wà mú àwọn kẹrẹ ó ní ah, àwọn eléyìí ń jà láàrin ara wọn ẹmọ́ ti gbé kéèsì wọn wá títí tí wọ́n fi ṣe àtúnṣe láàrin tó ẹlákùnrin wẹni tí ń bọ́mọ̀ yá rẹ̀ jà fọ́dún mẹ́wàá lórí ọ̀rọ̀ pé ẹ́ eh? bóyá ó tọ̀ sẹ́gbẹ̀ ilé rẹ̀ àbí kí ló ṣe gbogbo tí ò bá àti láìdá tó bá ti jọ́rọ̀ ayé mi kò gbọ́dọ̀ jòjò mẹ́ta lọ bá lọ àbí kí ló ṣe àbí gọ́tà ń dà kọjá wájú ilé tiẹ̀ kò dà kọjá wájú ilé tiẹ̀ ó ní <laughs> aníbà Muhammad sallallahu alaihi wasallam ó sàlàyé gbogbo tí ó jẹ́ kí ìjọmọ̀ yáyìn kún ma bẹ fún wa anábi kọ fún wa níbi pé ká máa jàmbá musulmi lẹ́yìn anábi ní inna min arba riba anábi ní lára riba tó burú jù hadithi so ọun Ànábì sallallahu alaihi wasallam sọ pé inna min arba riba nínú riba tó burú jù téyàn lè jẹ alistitolata fi ardi akhi òun ni pé kíyàn kó wá ibi ìjọmọlúwàbí ọmọ ìyá rẹ̀ kó wá sọ bó ṣe wọ́ tẹ́lòmí bá bá mú ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu báyìí tó ń padà wájú pé kí ló ṣe ọlá púpọ̀ bùn 1000 naira náà ni in tó fi bàjẹ́ káàkiri gbogbo ayé nù pé ahun burúkú ni àbí kí ló ṣe fún ọlá pé kàn ń pa mọ́tò lọ lójọ kan ẹ̀mí ìtànwò ò sí ń bẹ̀ kò sálámà sí ìgbéraga ni wọ́n yẹn nígbéraga gan bí ó ṣe mọ̀ tàn ká nìyàn gbogbo àwọn nǹkan tá àmójútó ìbádà lọ àwọn nǹkan tó yí pé o o o ó tóbi gẹ́ wájú ọlọ́run bá subhanahu wa ta'ala ni a ń bèèrè ìta sí kíyàn wá dìde o wá dìde pé in tó kù tó ń fẹ́ o pé òun fẹ́ parọ́ mọ́ mùsùlùmí in tí o ṣe o fẹ́ parọ́ rẹ̀ máa ìmọ̀ mú gbó abúlù sí mi ọjọ́ kan mọ̀ kọjá ní ọ̀nà ọ̀dọ̀ wọn mú kẹsà ń kúrò gbóòrùn kìíní àá bẹ́ẹ̀ náà ló rọrùn sí ni èyí tó tún wá burú jù ní pé kíyàn wá parọ́ kíyàn parọ́ òsìnẹ́mọ́yàn kíyàn parọ́ òsìnẹ́mọ́yàn tí ó sì ní ẹ̀rẹ́ àwọn fẹ́ràn zina bóò lẹ́ sí ma ìmùkànrò àti obìnrin kàtàkàn àà yí tó bá rí ní ó sọ kódà ìyẹn gan ò gbọ́dọ̀ sọ lọ bá ní ṣe wá sí fún gbámọ́ràn gbogbo àwọn nǹkan báyìí lànàbì sallallahu alaihi wasallam sọ pé ká jìnà sí débi pé ànàbì sallallahu alaihi wasallam sọ fún wa pé idha kuntum thalathatan tó bá yẹ pé èèyàn mẹ́ta ní ẹgbẹ́ mẹ́ta ní ẹgbẹ́ mẹ́ta ní mùsùlùmí ẹgbẹ́ mẹ́ta fala yatanaja rajulani duna al-akhar àwọn méjì ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ kan wá ẹ̀yìn mẹ́tẹ ẹ̀yìn yóò bá yẹ̀kan ògbọ́ Yorùbá ẹwà bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ Yorùbá anábi ni kíkíní ẹmọ́ bá fi dùn ẹmọ́ àsìkò yẹn ẹmọ́ sọ kíní ẹ̀ ẹwọ bí anábi sallallahu alaihi wa anábi tún sọ fún wa pé tẹ́nì kọ̀ọ̀kan wá bá ṣàṣìṣe tá a bá ṣe àṣìṣe ká gbìyànjú láti máa foríjì mùsùlùmí gbà tó anábi sallallahu alaihi wasallam sọ pé wa man satara musliman eh ẹn tó bá mọ́ basiri musulmi ẹn tó basiri musulmi satarahu Allahu fi dunya wal akhirah ọlọ́wọ́n bó mọ́ basiri òun náà láyé bí àti lálẹ́ kìyàmọ́ ewu ẹ̀sìn islam bó ṣe pé ibadallah anábi sallallahu alaihi wasallam sọ fún wa pé ẹni wa man ara ní wọ́n wá wá wá òkè á mú sí lé kapa kìíní ó sì gbé kìíní ẹ̀kọ́ fún farrajallahu anhu kurbati yawm al-qiyamah àwọn àníra ọjọ́ ọgbìndẹ̀ ọlọ́wọ́ bó sì gbé kó fún ọ̀nà anábi sallallahu alaihi wasallam tó wá sọ fún wa pé yàtọ̀ sí pé tí ẹ̀mbá tó wá jẹ́ mùsùlùmí ó tún wá jẹ́ mẹ̀lẹ́bí rẹ̀ ó ti dẹ̀tọ́ méjì tó tún ní lórí ẹ̀bá ẹ̀ qarabatul islam wa qarabatun ṣe dáadáa sí anábì tó sọ fún wa pé ẹ máa fúnra yín lẹ́bùn láàrin ara yín ẹ máa fúnra yín lẹ́bùn anábì sallallahu alaihi wasallam ó tún ṣe wá lójú kòkòrò kíká máa fúnra wa lẹ́bùn anábì sọ pé ẹ̀ tán bá fún ọ lẹ́bùn ìwọ náà mọ́rò kó kéré gbáàbẹ̀ ìfẹ́ gangan ni tàbà mú lọ́nsìn wọ́n ni àwọn nìkàlà mú kankan wá hmm. kíyàn sí sọ̀rọ̀ dáadáa gan kíyàn sọ̀rọ̀ dáadáa gan fún yàn ẹ̀bùn ni ọ̀rọ̀ dáadáa kíyàn sọ pẹ̀lú ikhlas ó dáadù kíyàn fún yàn lé pẹ̀lú ríyàrọ̀ púpọ̀ rọmọ yà rẹ̀ wá bá sọ̀rọ̀ pé ogbè ó dáa nǹkan padà bọ̀ wá ń dáa kò sí fẹ́ nìkọ̀ọ̀kan náà ṣùgbọ́n ẹ máa bẹ Ọlọ́run ó sì rọrùn ọ̀rọ̀ tó sọ yẹn lásán ọ̀rọ̀ tó sọ yẹn pẹ̀lú ìkìláàsì sọmọ ìyá rẹ̀ lásán ó dájú kó wá bùn ní pé kó wá ní pàrẹkùn yẹn dé <laughs> àbí àwọn bí i àwọn bíbá yìí sọ̀rọ̀ pé mo fún ọ láwọn bíbá yìí máa ẹ̀hẹ̀n ríyà ni ìbádọ̀mọ́ ọ̀dọ̀wọ́ wa ká gbogbo àwọn nǹkan tí ó jẹ́ kí ọmọ yáwa ìjọmọ̀ yáwa kó nípa الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد Indeed, all praise is due to Allah subhanahu wa ta'ala. We send peace and blessings for the soul of our noble Prophet Muhammad sallallahu alayhi wa sallam. And we should try as much as possible on Fridays to send as much salawat on the Prophet sallallahu alaihi wasallam as much as we can. It is not limited to any particular time, nor is it specified for a particular period. Ibad Allah, Islam, as we have been saying, commands of brotherhood. Islam obligates brotherhood. Islam frowns on whoever denies the brotherhood of Islam. Islam threatens whoever do anything to diminish, to, to diminish the brotherhood of Islam. Ibad Allah, Allah subhanahu wa ta'ala has commanded us in the noble Quran. إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةً Indeed, the believers, they are brothers. فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ And it is established in the hadith of the Prophet sallallahu alayhi wa sallam that whoever make correction between two Muslims in this world, two Muslims are fighting, or there is a misunderstanding between them, and you make correction between two Muslims in this world, what Allah subhanahu wa ta'ala gives such person is that Allah subhanahu wa ta'ala on the day of judgment, a malaika as, as it is established in the hadith of the Prophet sallallahu alaihi wasallam, a malaika will block him from entering the fire on the day of judgment. Ibad Allah, there are so many good things that we can do to our brothers. There are so many ways that we can be from those who uphold the brotherhood of Islam. But you find it today that wallahi more and more the brotherhood of Islam is diminishing. The brotherhood that will remain after we are dead is diminishing. And the brotherhood that Allah subhanahu wa ta'ala has commanded in His Quran, people are not upholding it again. You find Muslims going against many of the things that the Prophet ﷺ has warned them. And yet, they want, you, you still want brotherhood to remain. There are many things that we do today that make, that we are naturally human, we are human. There are some things that when you do to another person, automatically that person will hate that thing. And automatically that person will hate you for doing that thing. And those are the things that we do today, ibad Allah. You see people, they dupe one another in trade. The main aim, when you, when you want to buy from anyone, when you want to buy from anyone, you'll be so scared. You'll be so scared that you think, ah, you, you, will, you, will, you will think this person will dupe, me, dupe you, even when he's not duping you. And the same thing for the person that is selling. When the person is selling, you will be afraid that, will this person not give me a fake money? That is what our society has become. Many of the things that the Prophet ﷺ has commanded us, that we should do them, and that we should abstain from some of them, But it is when we abstain from all of these things, that is when brotherhood will be established. The Prophet ﷺ said, لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا ولا تناجشوا ولا تباعدوا ولا تباغضوا وكونوا عباد الله إخوانا The Prophet Allah said, do not do all of these things. Do not hate yourself. Do not envy one another. Do not turn your back to one another. Do not leave a Muslim. Do not, do not leave a Muslim. Then the Prophet Allah says, Al-Muslimu akhul Muslim. A Muslim is the brother of another Muslim. la yakhzuluhu you don't leave your brother for harm you don't leave your brother for harm in some situations some people will claim that every man for himself instead of you to save your brother instead of you to assist your brother instead of you to do whatever is in your capability to assist your brother you say every man for himself and that is not what Islam has commanded Islam is a religion that commands us of loving our brother the same way we love ourselves. And it does not stop there alone. Islam obligates that you will not be able to perfect your belief until you love for your brother what you love for yourself. Ibad Allah, where is that love today? Where is that love of the brotherhood of Islam in our society today? And this is one of the major sins that we do that we don't pay attention to. There are many things that we do. Many things that we do that naturally a person would hate someone for doing that. Imagine someone you have you have completed a trade. You've bought something from a person from a particular person. Then another person comes because he's richer than you, and then he, he buys that thing. I'm sure many of us would have experienced this before. Automatically, it puts the hatred of such person in your heart And this is what Islam negates. This is what Islam frowns upon. That is why Islam says it is forbidden. And then also, you see a person with another person's wife or with another person's daughter without seeking the correct means, without, without going through the proper channels, and you want such person to be pleased with you. You want such person to be pleased with you. That is the law of Allah subhanahu wa ta'ala. When we uphold the law of Allah, there will be brotherhood between us. The strength of Islam will continue to be fortified. And it will continue to grow. And our brotherhood will be a threat for those who are, who are disbelievers. About Allah. The Prophet sallallahu alayhi wa sallam has commanded us that we should pray for ourselves. He has encouraged us of this. The Prophet ﷺ said in one hadith that whoever pray for his brother behind his back, Allah will appoint an angel. Allah will deliberately appoint an angel for that particular person to, to reply back to him that وَلَكَ مِثْلُ That the same thing, the similar thing you ask for your brother, Allah will give you the same thing. And also, the Prophet ﷺ has, has informed us. Whoever assist a Muslim Allah will assist him wallahu fi auni al-abdi ma kana al-abdu fi auni akhi Allah will continue to assist you Allah will continue to strengthen you Allah will continue to aid you support you as long as you support your brother this is what Islam commands the brotherhood in Islam something that will continue to be after we are dead something that will continue to be in front of Allah subhanahu wa ta'ala on the day of judgment let us strive as much as possible everything that will fortify, that will strengthen this brotherhood. Let us do it. Everything. You see Muslims today, when they gather, when they are one or two, they are one, two or three, what you see them doing is that they are backbiting another Muslim. When you see two Muslims, mostly, and this is, this is true experience, what you see, what you see with them is that they are backbiting another Muslim.